Báwo ni Felicia? Ah! Marcus, dáadáa ni. Kí ni o wá ṣe ní láàbù? Mo wá ṣe àyẹ̀wò sámpùlù ni. Ah! Ah! Ṣé ẹ̀kọ́ nípa sáyẹ́ǹsì ni ìwọ náà ń kọ́ ni? Bẹ́ẹ̀ ni, mò ń kọ́ nípa sáyẹ́ǹsì. Bàọ́lọ́jì ni ẹ̀kọ́ mi dá lé lórí nítorí pé màá fẹ́ di dókítà nígbà tí mo bá parí ẹ̀kọ́ mi. Ó dára bẹ́ẹ̀. Àbájọ tí o fi tẹra mọ́ṣẹ́ á dára o. O ò ṣe o Marcus, kí ni ẹ̀kọ́ tìrẹ dá lé lórí? Mo kàn ń ṣe iṣẹ́ kan tí ó jọ mọ́ sáyẹ́ǹsì ni. Ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ni ẹ̀kọ́ mi dá lé lórí. Mo fẹ́ràn ìmọ̀ ẹ̀rọ gan ni nítorí pé màá fẹ́ di ẹnjiníà nígbà tí mo bá parí ẹ̀kọ́ mi. Iṣẹ́ ẹnjiníà náà dára púpọ̀ ṣùgbọ́n n kò lè ṣe é nítorí pé mo fẹ́ràn iṣẹ́ dókítà gan-an ni. Kò burú, àjẹ́ wípé níwòyí ọdún márùn-ún, màá ti di ẹnjiníà ìwọ náà ti di dókítà ó dàbọ̀ o. ó dàbọ̀ ẹnjiníà Marcus.